Father, I'm praying. Bàbá mò ń gbàdúrà. That every enemy of the survival of that sister over there. Pé gbogbo ọ̀tá àti wàláàyè arábìnrin tó wà ní ọ̀hún yẹn. Every power that does not want her to live. Gbogbo agbára tí ò kó wà láyé. They have made a mistake. Àṣìṣe ni wọ́n ṣe. By falling her to the service this morning. Nípa títẹ̀lé wá sí ìṣúná. Sister, I care where you Jésù ní ní ibi tẹ́ The power of God, the fire of God is falling upon you. Agbára Ọlọ́run iná Ọlọ́run ń bà And the yoke upon your life is broken to pieces. Àti lórí ayé yìí kò fọ́ sí wẹ́wẹ́. wonders are here. Bàbá As one problem is going, another one is coming. The enemy has put them in a circular of problems. Ọ̀tá ti fi wọ́n sínú. Na pọ́tà lè Right there where you are. I command a circle of problems surrounding you to break in the name of Jesus. Sọ́dún sọ́dún bàbá tó sábà. Ó kọ́ ọ̀kẹ́ni ẹ̀ lọ́hùn yẹn. Father, as men are ready for me, Baba, you are also begging me. And I say, wicked altar. This person is an only one. Abhorring their name. Tó fi orúkọ wọn pa. Abhorring their picture. Tó gba àwòrán wọn. According to the pictures of the children. Ó gba àwòrán àwọn ọmọ wọn. Let fire. Ẹ jẹ́ kí iná. Emanate from here. Kó tì ní jáde. And burn the altar to us. Ó kó àwọn pẹpẹ náà kó di eérú. In the name of Jesus. Ní orúkọ Jésù. The power of God is about to fall on three brothers. Agbára pàlú àwọn arákùnrin ní. Three brothers may not be able to stand on their feet as the power of God falls upon them. Àwọn arákùnrin mẹ́ta lè má lè dá dúró bí àwọn. You that brother over there. Ẹ̀yin arákùnrin tẹ wà ní ọ̀hún yẹn. The great digger of your family company, Àwọn tó ń fẹ́ sàárè ọgbà bàbá rẹ̀. That are digging grave against you. Wọ́n fẹ́ sàárè láti gbógun tì ọ́. What they are put in your body. Òun tó fi sínú àgọ́ ara. I command you to die now. In the name of Jesus. As the first person. That's number two. That's number three. Yes. Then Can you shout this prayer now at the top of your voice before you sit down? Don't negotiate at all. Where is the Lord God of Elijah? Níbo ni olúwa ọlọ́run èyí ìjà wà? Arise! Dìde! Deliver me from the hands of the wicked. In the name of Jesus. Ní orú Open your mouth and decree. ní wíkẹ̀ndì. In Jesus' name we pray. Father, we thank you for a time like this before you. Accept our thanks in the name of Jesus. Father, I pray. That to open our understanding this day. And help us by your fire and power. In Jesus' mighty name we pray. Let us pray. God bless you. You are most warmly welcome to the Happy Home Sunday ọ̀rẹ́ àtọ̀rẹ́ ńlá ní káàbọ̀ sí ọjọ́ Sunday Sunday devoted to dealing with issues having to do with your home. Ọjọ́ Sunday ta fi yàtọ̀ tó láti máa gbọ́ àwọn tó ní ṣe nípa ìdílé. Today let's open our Bible to the book of Jude. Lónìí, a jẹ́ ká ṣí Bíbélì wa sí Book of Jude. The book before Revelation, second to the last book of the New Testament. Ìwé Júdà ìwé tó kọ́gun sí tó kẹ́yìn ní inú Májẹ̀mú láéláé. As we look into what I call the cockroach marriages. Tí àwọn máa gbéyàwó tí mo pè ní àwọn ìgbéyàwó aáyán. The cockroach marriages. Àwọn ìgbéyàwó aáyán. In Jude chapter one. Ní inú ìwé Júdà orí. I read from verse seven. Wọ́n máa kà láti ẹsẹ̀ keje even as Sodom and Gomorrah, àmì ti Sodomu àti Gomorrah, and the cities above them in like manner, àti àwọn ìlú àgbègbè wọn, giving themselves over to fornication, fífi ara wọn fún àgbèrè, and going after strange things ń ṣe bákan náà tí wọ́n sì ń tẹ̀lé ara rẹ̀. As set an example. Àwọn ilé afilélẹ̀ bí àpẹẹrẹ. Suffering the vengeance of eternal fire. Wọ́n sì ya iná àìlẹ́sẹ̀ Likewise, also these twenty dreamers. Bákan náà ni àwọn wọ̀nyí pẹ̀lú sọ ara. Describe the flesh wọ́n sọ ara di ìrírí. five dominion. nínú àlá wọn wọ́n kàn fún ẹ̀ ṣe rule of dignity. wọ́n kì í sọ̀rọ̀ búburú sí àwọn lọ́nà. michael the eighth archangel. síbẹ̀ michael yóò lórí àwọn. when contending with the devil it is seated above the body of moses. nígbà tó ń bẹ̀rẹ̀ sí ìjà tí ó sì ń jìjà kárí. but not bring against me learning accusation. kò sì gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ òdì sí i. but said the lord rebuked me. kò wí pé olúwa ni yóò pa òwe. but this big symbol of things which they know not. ṣùgbọ́n àwọn wọ̀nyí wọ́n sọ̀rọ̀ òdì sí ohun gbogbo naturally a good be in those things they corrupt themselves. Ṣùgbọ́n ohun gbogbo tí wọ́n mọ̀ nípa ẹ̀dá bí ẹranko ti kó ti kó ni ní ìlú. Woe unto them. Èpè ni tí wọ́n. that running the way came, Cain. Nítorí tí wọ́n ti rìn ní ọ̀rọ̀. Àwọn gígí after the era of Bela. Wọ́n ti fi ìwúra. For the world ìṣìnà bálámù nítorí èrè. Wọ́n sì ṣègbè sínú ìṣọ̀tẹ̀ kóra. He has brought to your feet of charity. Àwọn wọ̀nyí ni ó jẹ́ àbàwọ̀ nínú àwọn ìṣẹ̀lẹ̀. When they speak to you too, feeling themselves without fear. Nígbà tí wọ́n bá yín jẹ àti. Count the hand without water. Ìkúùkù láì ní omi. Carry the breath of wind. Tí wọ́n ti ọwọ́ afẹ́ gbá. Trees whose fruit withering. Àwọn igi aláìléso ní àkókò tó. Twice dead. Wọ́n kú lẹ́ẹ̀mejì. Drugs by roof. Aṣọ àwọn tó ti gbòòrò. raging waves of the sea. Omi òkun ti ru. Falling out their own skin. Kì í hó ìfọ̀fọ̀ ara wọn jáde. Wandering sound. Alárìnkiri ìràwọ̀. To whom is reserved the blackness of darkness forever. Àwọn tí a kọ òkùnkùn biribiri mọ́ ìhàìláyé. This passage we just read. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a ṣẹ̀ṣẹ̀ kà is is synopsis. Ó jẹ́ ọ̀rọ̀ bí ìrere. Of the kind of life men are living on earth. Irúfẹ́ ayé tí àwọn ènìyàn ń gbé lórí ilẹ̀ ayé. Whether it's in the home. Bóyá ní inú ìdílé. Whether it's in the public life. Bóyá nínú ìfi ayé gbogbogbò. This is summary. Eléyìí ló sọ àsọkágbá. And it also gives a judgment. Bákan náà ló ń sọ ọ̀rọ̀ ìdájọ́. Telling us what will be the end of everything. Tó sọ fún wa tó jẹ́ òpin ohun gbogbo. Unless people repent. Bí kò sí pé àwọn ènìyàn bá ronú pìwàdà. There are plenty of marriage. Púpọ̀ ni àwọn ìgbéyàwó tó wà our teaching self have identified so many. Àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa nílò ó ti jẹ́ ká mọ ọ̀pọ̀lọpọ̀ wọn. Lẹ́ni emphasize this thing. Ẹ jẹ́ ẹnumọ́ ilé ìsí èsì ìgbóyín. No marriage is complete. Kò sí ìgbéyàwó náà tó pé. If you are a believer. Tó bá yẹ pé ẹ ti onígbàgbọ́. Or is somebody. Ah stood as a priest of God. Títí blessed the couple just like God did to Adam and Eve. Wọ́n you've done engagement you've done dowry that's just part of it. No marriage is valid for a Christian. Gẹ́gẹ́ bí ti Until somebody stands there. Títí di ìgbà tí ènìyàn kan bá dúró síwájú. Command the blessings of God upon that man. Láti pàṣẹ ìbùkún Ọlọ́run sórí ìtúfẹ́ ìgbéyàwó náà. It doesn't have to be a noisy affair. Kò yẹ kó ṣe òdìdán náà pé kó ṣe ohun tí ẹ ó ṣe kí ó lè ariwo ní. Ọ̀rẹ́ mi ti àrùn not serious with your Christian life. Wọ́n ti bẹ̀rẹ̀ tẹ́ ò bá mú ìgbé ayé kìkẹ́ ní òkúkúdùn. You can decide to marry somewhere else but make sure as a woman you have a document, a paper, a certificate in your hand ẹ lè ṣe ìgbéyàwó níbi kíbi tó bá wù yín ṣùgbọ́n gẹ́gẹ́ bí obìnrin ẹ̀rí dájú pé ẹ ní ìwé ẹ̀rí ìgbéyàwó ohun àkọsílẹ̀ tó tọ́ka sí pé ẹ ti ṣe ìgbéyàwó. lọ́dún mọ́ta wọn lọ́dún tàbí bẹ́ẹ̀ from the church. kò ní í ṣe bóyá ẹ̀rí ní ẹ̀rí láti bí ìṣòro ọ̀hún kọ́ tàbí láti ilé ẹjọ́ ni from the mouth tàbí láti mọ́ṣáláṣí. but let it be a marriage certificate that makes it that is a legal tender in your hand. ṣùgbọ́n ẹ jẹ́ kó jẹ́ pé ẹ ní ìwé ẹ̀rí tẹ́ ti ṣe ìgbéyàwó gẹ́gẹ́ bí ohun èlò tó ní àtìlẹ́yìn òfin. many who women are in disarray now. Púpọ̀ ni àwọn obìnrin tó wà nínú dídà nílò báyìí. They just moved in. Ọkọ̀ kó ẹrù wọn wọlé. Sign number one. Wọ́n bí ọmọ kìíní. Sign number two. Wọ́n bí ọmọ kejì. Sign number three. Wọ́n bí ọmọ kẹta. Sign number four. Wọ́n bí ìkẹrin. Sign number five. Wọ́n ìkarùn. All of a sudden one day. Lójijì ló bá di ọjọ́ kan. The man brings in a younger lady. Ni ọkùnrin bá mú ọ̀dọ́mọdébìnrin mìíràn wọlé wá. And is now saying. Nísìnyí ló wá ń sọ wípé I did not marry you. You just had children. This is the one I want to marry now. So all that life is now wasted. Mi ò fẹ́ ọ ní ṣùlọ́kà gbogbo ìgbà àkókò tá a ti akọ̀ bí ṣòfò ní. Ọ̀dọ́mọdé bèrè tí mo wá yìí, òun mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ báyìí. Sọ yìí ṣẹlẹ̀ ni ewu bàlẹ̀. Mo bá jẹ́ bá jí ọ̀dọ́bìnrin tẹ̀lé ní obìnrin. Claim to be married. Ṣẹ̀ṣẹ̀ wá sọ pé ẹ ti yẹ ọkọ. No document. Ṣé wàá ní ìwé ẹ̀rí? You have a problem. Ẹ ní ìṣòro kan. Your head. Orí. Not correct. Kò pé. I trust you. Mo jẹ́rìí ẹ̀. Trust you. No, mo jẹ́rìí All of my heart trust you. Ah. Tọkàntọkàn ni mo fi jẹ́rìí ẹ̀. You trust him. O jẹ́rìí ẹ̀. But you have not. You have left the calculation of the enemy outside. Ṣùgbọ́n o ti o láàánì àwọn ìṣirò tí ọ̀tá máa ń ṣe. You have left the enemy out of the calculation. O ṣírò tó ro tó tà lè ṣe. You have left the marine gate out of the calculation. Ó kó àwọn àlejò tó ti inú omi wáyé òòrò làbá. You have left the witch capturing human out of the question. Ó kó àwọn àjèjì obìnrin àjẹ́ òòrò nípa àwọn kò tó ti pọ̀. Lẹ́tọ̀ out of your calculation. Nínú àwọn ìṣirò àti ìṣirò. So you must insist. Onídòó láti tẹnu mọ́. As a woman. Gẹ́gẹ́ bí obìnrin. Before a man begins to sleep with you he must commit himself to you in marriage first. That's what comes first, not sex. Pé kó tó di pé ọkùnrin kan bẹ̀rẹ̀ sí bọ́ ní àjẹpọ̀. Ọkùnrin láti fi ara rẹ̀ jù láti sọ pé kó pè ọ́ ní ìsìlọ́kà. Sòwò sì ní ìgbà bíbá ní ìgbà ìwé máa ń surrendering yourself to sex outside the cover of marriage. You have a problem. Torí náà tó bá jí obìnrin tó yọ̀ǹda ara fún ìbálòpọ̀ pẹ̀lú ọkùnrin kan lóde àwọn ètò ìgbéyàwó kò ní ìṣòro kan. Àyàfọ́lẹ́ nìyà. Ìṣòro tó sì ní ni eléyìí pé orí rẹ correct kò pé. So there are different categories of marriage. Onínú oríṣiríṣi ní àwọn ìpele ìgbéyàwó tó wà. Identify them for you here. A ti mú ẹnu kàn wọ́n. time ago. Ní ìgbà kan. You didn't pick them one by one. Ṣùgbọ́n àwọn mú wọn ní ẹyọ kọ̀ọ̀kan. Maybe we're going to start picking them one at a time now. Bóyá abẹ́rẹ́ tí wàá mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan. So you know what marriage stands for. Kẹ́lẹ̀ mọ ohun tí ìgbéyàwó kọ̀ọ̀kan dúró fún. The couple, àyàn is one of the most hateful insects on earth. Ó jẹ́ ọ̀kan nínú àwọn kòkòrò tí àwọn ènìyàn kórìíra jùlọ lórí ilẹ̀ ayé. But its characteristics ṣùgbọ́n àwọn àmúyẹ rẹ̀ reflect many of the modern day marriages. Ó fi hàn ọ̀pọ̀lọpọ̀ àmúyẹ àwọn ìgbéyàwó òde òní. One, ìkíní. The cockroach has a worldwide distribution. Aáyán ní ọ̀pọ̀lọpọ̀ ibi láti lè rí ní gbogbo ayé due to accidental transportation. nítorí kan òun yẹn máa ṣe ìgbé wọn káàkiri. so cockroach marriages have a worldwide distribution. orílẹ̀ ìgbéyàwó tí a yan ó pọ̀ káàkiri ó pọ̀ kálẹ̀ gbogbo ẹni. wẹ́rẹ́ ìyá ìsàyè bóyá bóyá níbi China àtòyìnbó Nàìjíríà orílẹ̀-èdè Nàìjíríà any nation of the world. orílẹ̀-èdè gbogbo ibùkún àgbáńlá yìí níbẹ̀ ni wọ́n wà. two ìkejì. Cockroaches are an ancient group of insects. Àwọn aáyán wọ́n jẹ́ kòkòrò tó ti wà láti gbà láéláé. Very ancient group of insects. Àwọn aáyán wọ́n jẹ́ kòkòrò tó ti wà láti gbà láéláé. This signifies marriages. Eléyìí ló tọ́ka sí àwọn irú ìgbéyàwó. Where the husband and wife as they have decided to stick to their own behaviour. Nínú èsì àwọn ọkọ àti ìyàwó ti pinnu pé àwọn ìwà àtijọ́ wọn ò náwó máa kù sílẹ̀. Husband is observing the wife to change. Ọkọ ń retí pé kí ìyàwó kó yí padà. Wife is observing the husband to change. Ìyàwó náà ń retí pé kí ọkọ òun kó yí padà. But nobody wants to change. Ṣùgbọ́n kò sí ẹnikẹ́ni nínú wọn tó ń fẹ́ láti yí padà. Cockroach marriage. Ìgbéyàwó ti á yán. Three ìkẹta. cockroaches are always pointing their heads downward. àwọn ayan nígbà gbogbo ni wọ́n máa kọrí sílẹ̀ lẹ̀ downward orí wọn máa ń torí bọ̀lẹ̀ ní. This represents marriages. Ilé ìdúró fún àwọn ìgbéyàwó. Where the couple are never heavenly minded. Nínú ìdílé púpọ̀ àtọ́kọ̀ àti ìyàwó pọ̀ ní èrò tàbí ìdílé all They do every something they calculate. Nínú gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe wọn ní èrò ọ̀run lọ́kàn. They are never heavenly minded. Wọn ní ọkàn ti ọ̀run. They always think of now, now, now, now. Wọ́n á máa rò nípa ìsìn ìsìn ìsìn ìsìn kan. Wọ́n rò nípa ọ̀run. Cockroaches, number four, is telling àwọn ayán wàyí. They run away from life. Wọ́n máa sá kúrò nínú ìmọ́lẹ̀. They love darkness. Wọ́n fẹ́ràn òkùnkùn. This is a marriage where husband wife dey hate to be corrected. Èpè irú ìgbéyàwó yìí ni àwọn ọkùnrin àti obìnrin tó jẹ́ ọkọ àtàyà wọ́n kórìíra fún màá. They will come to servants God and hide their it their problem. Wọ́n bá wá síwájú ìrántí Ọlọ́run wa máa fi àwọn ìṣòro àti àṣírí wọn pamọ́. The eight messages that tell them the truth. Wọ́n kórìíra ọ̀wọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí máa ń ṣ òtítọ́ fún wọn. husband is a masquerade wife is a masquerade. ọkọ eégún ni aya náà eégún ni. they are pretending. wọn a máa this is number four. eléyìí ni ìkẹrin. number five ìkarùn-ún kọkọsì àwọn ayan are mostly nocturnal is the night nocturnal animals. lọ́pọ̀lọpọ̀ ẹ̀gbà wọ́n jẹ́ kòkòrò ẹ̀ máa ń rí ìkànjú òru in the night. nínú òru lálaalẹ́ lè máa rí wọn. these are marriages where the wife is committing sin secretly. Èrè ìdí àwọn ìpè ọ̀ jẹ́ pé ní ìkọ̀kọ̀ ìyàwó ó ń dẹ́ṣẹ̀ ní ìdè. The husband is committing sin secretly. Ọkọ rẹ̀ náà òun náà ń dẹ́ṣẹ̀ níkọ̀kọ̀. The husband has his own girlfriend somewhere else. Ọkọ ó níyàwó obìnrin abánidẹ́ṣẹ̀ ní ìwà. Why do you think that the man is not faithful to service I want to answer? Ìyàwó náà rí pé ọkọ wò sí olóòótọ́ òun náà ń dẹ́ṣẹ̀ sílẹ̀ lóde. Couples marriage. Ìgbéyàwó ayanni. Ìkẹfà. Cockroaches can run rapidly and they are very difficult to catch. Àwọn aáyán wa máa sáré ketekete, ó sì nira láti rí mú. These are marriages, eléyìí ni àwọn ìgbéyàwó. Where the couples are very smart. Níbi tí àwọn ọkọ àti ìyàwó wọn ní ọgbọ́n àríkè. Two intelligent sinners have decided to marry. Àwọn ẹlẹ́sẹ̀ tó ní ọgbọ́n ẹ̀wẹ̀ méjì wọ́n pinnu láti ṣègbéyàwó pọ̀. Two intelligent sinners. Àwọn ẹlẹ́sẹ̀ tó ní ìlàkàyè They've now married. Wọ́n wá sí ìgbéyàwó. And it's a serious problem. Ìṣòro ńlá ló jẹ́. When husband is a clever devil. Tó bá yẹ pé ọkọ ó jẹ́ ìṣù ọlọ́pọ̀ ẹ̀wẹ́. And the wife is a clever devil as well. Ìyàwó náà sì jẹ́ ìṣù ọlọ́pọ̀ ẹ̀wẹ́ bákan náà. The cockroach marriage. Ìgbéyàwó ti á yan ni. Seven ìkéde. Cockroaches can hide in very narrow places and crevices. Àwọn ayan wọn lè fara pamọ́ sí ibi tóóró ibi ìkọ̀kọ̀ the right the hide there. Wọ́n a máa fara pamọ́ síbẹ̀. They hide in holes. Wọ́n a máa fara pamọ́ sí inú àwọn ihò. That is you need when they come and talk to you. Ẹni pé nípa tó bá wá wá bọ̀ ọ̀tọ̀. You need to be a prophet to know is telling you the truth. Ó yẹ kó o jẹ́ wòólì láti mọ ẹni tí sòótọ́ nínú àwọn méjì. When the man talk, nígbà tí ọkùnrin bá sọ̀rọ̀, you feel like taking a hammer and hitting the woman. Á dẹ̀ ẹ́ pé kò gbé òòlù, kò sì làámú obìnrin lórí. When the woman talk àti ìyàwó náà bá wá sọ̀rọ̀. Wọ́n like taking a hammer and hitting him on the mouth and pé kò tún pé olùkọlù mọ́ ọkùnrin yìí. You need to be a very good prophet know that one of them is telling lies. Of two of them are telling lies. Ó yẹ kẹ́ jẹ́ wòólì tó yanrantí láti mọ̀ bóyá ọ̀kan nínú wọn parọ́ tàbí ọ̀ méjèèjì ló ń parọ́. Ìkẹjọ. Cockroaches are attracted to uncleanliness. Àwọn ayan wọn fẹ́ràn èrí and food combo. Àti èrú oúnjẹ. These are marriages. Eléyìí ni àwọn ìgbéyàwó. Where the couple enjoy being friendly sinners nínú ìfẹ́fẹ́ àwọn lọ́kọláyà wọn gbádùn láti máa jẹ́ ọ̀rẹ́ abánidẹ́sẹ̀. they are committing sin secretly but they are hiding it from the public. wọ́n dẹ́sẹ̀ ní ìkọ̀kọ̀ ṣùgbọ́n wọn ò jẹ́ kó hàn. no one knew that they have been committing sin secretly. kò sẹ́ni tó mọ̀ pé wọ́n dẹ́sẹ̀ ìkọ̀kọ̀. a woman came to me crying many years back. lọ́pọ̀lọpọ̀ ọdún sọ̀rọ̀ mi kan wá ló ń ké gbàjarè sí mi. bẹ́ẹ̀ta help me. alàgbà yẹn máa wọ́n bá ní sẹ́yìn dáná wa church. ẹ rọ̀ mí lọ́wọ́ kọ́ mi alàgbà yìí ní àjọ wa. ṣùgbọ́n mi drunkard. ṣùgbọ́n mi sì ó ti ràn lọ́wọ́. So she she was crying. Ó ń sọkún. And I heard the voice of the Lord saying, Bá gbọ́ òun Olúwa tó sọ wípé, He made him a drunkard. Òun ló sọ di ọ̀mùtí. He made him a drunkard. Òun ló sọ di ọ̀mùtí. Ẹ ṣe mọ̀dá. Wọ́n lè yá àfin. Do you drink? Ṣé máa mutí? Um, um, um, I will tell you the truth. Wọ́n sọ sọ fún yín bàbá about six months back, tí oṣù mẹ́fà we had uh, somebody give us a bottle of hot gin. Wọ́n fún wa ní ọtí We don't drink normally. So Tòótọ́ àwa kì í mọtí. But since they gave it to us, we didn't want to pour it away. Wọ́n nígbà tó fún wa ní ẹ̀kún So we take a small, just not that small cup, we take small cup every night. Not ah. small yóò gbà tó bá di gbogbo alẹ́ àwọn mu gáàsì kan gáàsì kékeré àwọn take small àwọn take small. èmi ò yí díẹ̀ mú òun náà ó tó gbé díẹ̀ sẹ́nu. àwọn ogun àrùn sì àbá lọ sùn. but I didn't know. ṣùgbọ́n mi ò mọ̀ and after I slept pé lẹ́yìn tí n bá ti lọ sùn. daddy will go back. baálé mi á wá padà lọ to the bottle a lọ sí bí ìgò ọtí. I didn't know when he drank the bottle down. Mi ò mọ̀ gbà tó mu ìgò ọtí ìgbẹ́. And the place with a similar bottle which I thought was the one they gave to us. Ó wá fi ìgò mìíràn dípò rẹ̀ tí mo rò pé ìgò tó fún wa gangan A Àkọ́kọ́ marriage. Eléyìí ni àwọn ìgbéyàwó ayọ́. You introduce him to the man. while ó fi ẹ̀sẹ̀ lọ And the man has not become an expert. Ọkùnrin wa ti wá dángájá nínú ìdílé. Introduce him to your wife. Ó jẹ́ kí ìyàwó rẹ̀ kó máa dẹ́kun. And the wife has not become an expert. Ìyàwó rẹ̀ wà yóò ti wá di ẹni tó dángájá nínú ìdílé. This is a very strange situation. Ipò tó jẹ́ àgbègbè eléyìí jẹ́ náà. Ìkẹsàn. Cockroaches are very difficult to eradicate. Àwọn aáyán ó nira láti palẹ̀ mọ́ wọn nílẹ̀. Difficult to eradicate. Wọ́n nira láti palẹ̀ mọ́ wọn nílẹ̀. People have been killing them since the beginning they they are still there. Láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ náà wọ́n ti ń pa wọ́n síbẹ̀. A sì wà ní àyíká. They are just like that. Wọ́n dàbí eku ni. Difficult to eradicate. Ó nira láti mú wọn kúrò. This is how it a marriage. Marriage is àwọn ìgbéyàwó. Where two of them. Nínú ìjẹ́ pé méjì They are hardened sinners. Wọ́n jẹ́ ẹlẹ́sẹ̀ tí ọkàn rẹ̀ le koko. Hardened sinners. Ẹlẹ́sẹ̀ pọ̀rọ̀ ni wọ́n. They may be here now. Wọ́n lè wà níyìn báyìí. Listen to me. Wọ́n ń tẹ́tí gbọ́ mi. For last weekend. Ṣùgbọ́n ní ọ̀sẹ̀ òpin ọ̀sẹ̀ tó kọjá. There was a street party somewhere away from Lagos where nobody knows them. Wọ́n wà níbi àríyá òpópónà kan tó jìnnà sí ilé Èkó níbi tó yẹ pé kò kò sẹ́ni tó mọ̀ wọ́n. They may be here now. Wọ́n lè wà níbi báyìí pé mo ti sọ̀rọ̀ yìí. if you go to the refrigerator inside their bedroom there are bottles of alcohol there are people don see in the sitting room. pé ẹ bá lọ sínú yàrá tí wọ́n ń sùn nínú ẹ̀rọ tó máa ń mọ́mi tutù ẹ ó rí ìgò ọtí níbẹ̀ tí ò sí ní yàrá ìgbàlejò sí wọn tóun yẹn má bàa rí i. tẹ̀ ìkẹwàá cockroaches create offensive odour. àwọn ayan wọn ní òórùn tó nini lára these are marriages. eléyìí ni àwọn ìgbéyàwó. where the two of them. tó jẹ́ pé àwọn méjèèjì Yes, smelling. Oh, the low street of heaven. Ní imú They don't pray together. Oh, kì í More bad. They don't evangelize together. Oh, kì í jọ jìn They don't do anything spiritual. Kì í ṣe oṣù ẹ̀ They don't read the Bible. Oh, kì í jọ ka They don't share the word of God. Oh, kì í kọ́ra wọn ní ọ̀rọ̀ Ọlọ́run. They are polluters. Wọ́n jẹ́ àwọn tó ń kó àdàlù bá ní. And they smell the roses of God. Nípa báyìí wọn a máa rùn ní ìmú Ọlọ́run. The tragedy of couples' marriage. Ìjàmbá tó sọ̀rọ̀ mọ́ àwọn ìgbéyàwó tí a yán. Number one, òun ni ìkíní sudden destruction. Ìparun òjijì. Sudden destruction. Ìparun òjijì. Two, ìkejì is that there will be no divine blessing at all. Kò ní pé kò ní sí ìbùkún tó ti òkè ọ̀rọ̀ wá rárá. Because to heaven they are smelling. Nítorí pé níwájú ọ̀run kì ni wọ́n rùn. Three ìkẹta I be close and ọ̀run tó sé ni yóò wà lórí wọn because of the kind of relationship they are running. nítorí ìbánidọ́rẹ̀ tí wọ́n bára wọn ṣe and for ìkẹrin that is divine displeasure. àìní inú dídùn tó ti òkè ọ̀rọ̀ wá yóò wà láàrin wọn. divine displeasure. Àìní lójijì tó ti òjòrò wá yóò fara hàn ní àárín. I believe God. Mo gba Ọlọ́run gbọ́. Àdìgbò àkọ́mú bèbè place like this. Bẹ́ẹ̀ bá ń wá sírú bíbà yìí. And I'm sending a meeting like this. Ẹ wá ń wá sírú ìpàdé bí eléyìí. Come to happy home ministration all the time. Ẹ wá sínú iṣẹ́ ìrọ̀ṣẹ́ ìdílé aláyọ̀ bí irú eléyìí. Bẹ́ẹ̀ ni ìṣirú ìṣirú àfúlán fún ọ̀tútù. Ní bàbá yẹn láti ti kọ́ nǹkan kan sí méjì. That will help you to put honey into your marriage. Tó lè rọ̀ ẹ́ lọ́wọ́ láti fi oyin sí ilé ìṣèlú. And I will create strategies for you. Láti wá jẹ́ kẹ́ ní àwọn ọkọ inú that will make your marriage heaven and earth. Are you running a corporate marriage? I hope not. Ìgbàgbọ́ mi ni pé bẹ́ẹ̀ kọ́. If you are. Mo ló bá yẹ pé bẹ́ẹ̀ ni. You need to repent. Ó yẹ kẹ́ ẹ ronúpìwàdà. And go back to the foundation. Kẹ́sì padà lọ sínú ìpìlẹ̀. And go back to the love of Christ. Kẹ́sì padà lọ sínú ìfẹ́ Kristi. And go back to how a believer wants to make heaven should be. Kẹ́sì padà lọ sínú bí ó tọ́ sí ọ̀run nígbà tó fẹ́ bí ọ̀run kó máa fi sùn. Go back to what everyone wants to achieve. Kẹ́sì padà lọ sí nǹkan tí ọ̀run fẹ́ láti dé. Go back to that prayer altar. Kẹ́sì padà lọ sórí fẹ́ pé àdúrà rẹ̀. Go back to that first love. Kẹ́sì padà lọ sórí ìfẹ́ àárọ̀ so that your prayers will not be hindered. Pé kí àdúrà yín má bàa ní So that your children will not be useless. Kí àwọn ọmọ yín má bàa jẹ́ ọmọ tí And so that you can achieve what God wants you to achieve. Kẹ́ni ṣe é ṣe ohun tí Ọlọ́run fẹ́ very very serious situation in this. I remember this thing that the great apostle did. Mo rántí nǹkan yìí tí apọ́sẹ̀lì ní í The great apostle Babalọla. in learning, ni in babadola. We read that one day he gathered his pastor. Akàpé lọ́jọ́ kan ó kó gbogbo àwọn olùsọ àgùntàn rẹ̀ jọ. And he asked the pastor. Ó sì béèrè lọ́wọ́ àwọn olùsọ àgùntàn rẹ̀. How many of you want to make heaven? Mélòó nínú yìí ló ń fẹ́ láti dí ọ̀run? Àwọn bá nawọ́ sókè ní ìlú. Gbogbo wọn náà nawọ́ wọn sókè. Àyè ń sọ ó ta inú jẹ́ ìdájì ọ̀rọ̀ wọn. Bàbá gbogbo wa ni. Wọ́n ti make heaven. À ń fẹ́ láti dí ọ̀run. Máa fẹ́. Wọ́n sọ wípé if you want to make heaven. Tó bá yẹ That's your wife. Ẹ ìyàwó ilé rẹ̀. If the woman say you are not going anywhere. Wọ́n á pè ìyàwó yìí sọ pé ẹ ò ní ibùkọ̀ kan lọ. You better prostrate and sabbath. Ṣé ya jọba dẹ̀ gbalaja ṣètì bẹ̀rẹ̀ sí ìfẹ́? that woman can ensure that most of you end up in hellfire. Rípo obìnrin ló lè dájú pé yín méjèèjì gan ẹ̀kọ́ mu sí ọ̀rọ̀ àgbáàjì. That's what happens when you don't know what to do. You are running a cockroach man. Eléyìí ni tó máa ń ṣe nígbà tí ẹ bá mọ kẹ́ ẹ ṣe. Ṣẹ̀ That's what happens when every word that your wife's sins become a point of attack and fight and quarrel. Èlé ló máa ń ṣe ní jẹ́pẹ́ gbogbo ọ̀rọ̀ tí ìyàwó yín bá sọ, àwa tí oríta fẹ́ fún agbára yín ní gbólóhùn tí ẹ sì máa jà. Dàtò eléyìí ó wá tọ́ka sílẹ̀ bébí ọ̀gbà pé baálé mọ̀jẹ̀sí ìdẹ́tùjẹ́ àmì bébí wà tàbí ìyàwó mọ̀jẹ̀sí. May the Lord deliver us to Jesus. Kí Olúwa kó bà wá ní orúkọ Jésù. Láì fẹ́ wáyé alákìtò gbádá yọ̀ ní ìdíkẹ́ wáyé wọ́n fẹ́ kẹ́ tẹ orí yín bá and Speak to the Lord yourself. Fúnra ara yín kẹ̀sì bá olúwa sọ. That my father. Pé bàbá mi. Arise for my sake. Dìde nítorí mi. And put me in the center of your blessing. Kò sì fi mí sí ọ̀kan ìbùkún rẹ. In the name of Jesus. Ní orúkọ Jésù. Open your mouth and begin to say that. Ẹ la ẹni kẹ̀bẹ̀rẹ̀ sí wí eléyìí. Praise God. Ẹ hallelujah. Praise Jesus. Ẹ hallelujah. On your feet, I want you to shout a glorious hallelujah. Mo fẹ́ kí ẹ pé Jesus is my way hallelujah. Hallelujah pé Jésù ni ọ̀nà tèmi. I shall reach my promised land hallelujah. Hallelujah pé mo máa dé ilẹ̀ ìlérí Amen. Amen. Oh, you are welcome again. To this uh, meeting. Uh, it is another wonderful moment and time. Of question and answer on our monthly Family Forum of Happy Home Ministry. A moment here we tell it to Jesus. Ó jẹ́ àkókò tí ènìyàn máa ń sọ ohun gbogbo fún Jésù. And we pray. That she will be blessed through it in the mighty name of Jesus. Anywhere where your marriage has been stolen. It will be released in Jesus' name. Amen. Amen. Please just one or two announcements. Uh, we want to thank you for continuing to send uh, your questions to our email. Àti bá lọ́wọ́ yín pé ẹ̀ka gmail.com. and uh, the continuing attitude of putting your telephone number on your letter is very helpful to us. Please continue putting it. Because there are issues that you can we may not be able to cover which is important but if you put your number we'll be able to attend to it. Nítorí uh, This last announcement concerns a 54-year-old woman who has just speaking. Ìbéèrè tó kẹ́yìn yìí ó ní ṣe nípa obìnrin ẹni ọdún mẹ́rìnléní àádọ́ta. She is now going to fifty five indeed. Ó ti wá lọ sí ẹni ọdún márùnléní àádọ́ta báyìí. She is not married. Kò sì ṣe ìgbéyàwó. But the and the, the last um, uh, meeting you had with a man. Ìbáṣepọ̀ tí ó ṣe kẹ́yìn pẹ̀lú ọkùnrin tó ní kẹ́yìn. His her ah, menstruation. Òun gan ni ó mú kí nǹkan oṣù rẹ̀ tó dúró. She agreed that she has not been steadfast with the Lord. Ó gbà wípé òun ò dúró tuntun pẹ̀lú Ọlọ́run. And she fervently needs the help in prayer. Ó wá nílò ìrànwọ́ nínú àdúrà. Why is this uh, letter a prayer letter? Èké tí àyètí ẹ̀jẹ̀ yìí. Because she is coming from her heart. She realized she was not, she has not been steadfast. Ó ó ó fọ́ láti ọkàn rẹ̀ wá nítorí ọkọ̀ wípé òun ò dúró tuntun nínú Ọlọ́run. Please, see us. Ẹ jọ̀wọ́ tí ó kọ̀wé lò sí Olúwa. The Lord will send help. Olúwa yóò sì rán ìrànwọ́. In the mighty name of Jesus. Ní orúkọ ńlá Jésù. Uh, the first question goes like this. Ìbéèrè àkọ́kọ́ lọ báyìí. Um, a lady uh, walked out of a forced marriage because she did not want to marry the man, nor even live uh, with him in the first place obìnrin kan ó kúrò nínú ìgbéyàwó tí wọ́n fi tipátipá mú ṣe nítorí kò fẹ́ sí ọkùnrin náà nítorí kò fẹ́ràn rẹ̀ gan láti bẹ̀rẹ̀ wá. She wants to remain after she wants to remarry after ten years. Ẹni yìí tún fẹ́ lọ sí ìgbéyàwó ṣe lẹ́yìn ọdún mẹ́wàá. Is it alright for her to go on with her or uh, with her new man? Ọ̀nì tó dára fún un láti tẹ̀síwájú pẹ̀lú ọkùnrin tuntun tí ó lè tẹ̀lé. Is uh, the man not a thief? Ǹjẹ́ ọkùnrin òun kìí á tí ó lè bí? Now, um, whether you uh, personally agree to marry, bóyá ẹ wá tuntun pátá ẹ fẹ́ tí àtinú yín wá ẹ gbà wípé fẹ́ ṣe ìgbéyàwó. or you are influenced to marry. tàbí bóyá tipa gan ni wọ́n fi mú yín láti ṣe ìgbéyàwó. the truth that a decision was made. òtítọ́ ẹ̀dẹ̀ ní wípé ìpinnu kan wọ́n ṣe. which led to your marrying best man. èyí tó jẹ́ ti ẹsẹ̀ ni ti ẹsẹ̀ ọ̀hún. or ten years ago. ní nǹkan bí ọdún mẹ́wàá sẹ́yìn. or for your information there is no biblical provision for marriage for a divorcee. Kò wá sí ìpèsè nínú Bíbélì fún ìgbéyàwó tí èèyàn wá kọ ọkọ òun tàbí aya rẹ̀ sílẹ̀. If you go through First Corinthians you know, seven ten to eleven it clears it like let not the wife be husband and if she does let him remain on marriage. Bàbá lọ sí ìwé Pọ́lísì ní oríṣẹ̀wé ẹ̀jẹ̀ kéde. Ó wí pé kí aya kí má ṣe kọ ọkọ rẹ̀ sílẹ̀. Tí ó bá sì ṣe bẹ́ẹ̀, kó kúkú wà láìlọ́kọ. So in this circumstance. Nítorí náà nínú bí ọ̀rọ̀ ti rí yìí. The man will be a thief. Ọkọ náà, ọkùnrin náà yóò jẹ́ olè. If uh, he marries you. Ló bá fẹ́ More importantly, we, we want to know what has been happening to you. A mọ ohun tó ti ṣẹlẹ̀ sí yín gan ní pàtó. What have you, what effort have you been making in the last ten years? Kí ni àwọn ìgbẹ̀dú àbí ìgbésẹ̀ ìjẹ́ ìjọ ti gbé láti ìtọ́jú ẹgbẹ́ mẹ́wàá sẹ́yìn? What is the status of the man you are talking about? Kí wá ní ipò ọkùnrin tí ẹ sọ̀rọ̀ nípa rẹ̀ báyìí? I am sure this is not the only attempt you have made to get another man. Ó dá mi lójú pé kì í ṣe ìgbésẹ̀ àkọ́kọ́ tí ẹ máa gbèrè láti lọ fẹ́ ẹlòmíràn. And if you have not been able to get first in the market of marriage. Tí ẹ bá sí ìgbésẹ̀ olókè nínú ọjà ìgbéyàwó. It must mean there has to be what you should do and that is prayer. Ó ní láti jẹ́ pé ó ní àwọn nǹkan kan tó yẹ kí ẹ ṣe èyí sì ni àdúrà. Praise God. Ẹ kí hallelujah. Now um, this uh, He said, my question goes like this. Is it okay to bear an occultic name of the husband after having the understanding that such name um, not for the kingdom of children, and uh, for the kingdom children? Example of such name is Fagule, Fagule, and, and so forth. Ìbéèrè yìí lọ báyìí pé ǹjẹ́ ó dára láti máa jẹ orúkọ ẹlẹ́mìí òkùnkùn tí ọkọ òun jẹ́ nígbà tí ènìyàn ti mọ̀ wípé orúkọ bẹ́ẹ̀ kò wà fún orúkọ àwọn ọmọ ìjọba Ọlọ́run. The husband is not uh, ready to change his name. Bẹ́ẹ̀sì ni ọkọ ò ṣetán láti pààrọ̀ orúkọ rẹ̀. Uh, yes, uh, beloved, um, uh, there is much power in name. Bẹ́ẹ̀ni, agbára púpọ̀ wà nínú orúkọ. But it must be one given by revelation. Ṣùgbọ́n gbọ́dọ̀ jẹ́ èyí tí a fi fúnni láti inú ìfihàn wá. Not because changing to biblical name has become fashionable and trendy. Kì nítorí pé pípa orúkọ sí orúkọ sínú bíbélì ó ti wá tó gbajúgbajà báyìí. I bring your mind to Jacob changing to Israel and uh, Daniel from his uh, the name given to him by idolatrous uh, king and all the rest of it. They brought prosperity in the life of the people who came. Mo fẹ́ mú yín rántí orúkọ Jákọ́bù tí a yí padà sí Sẹ́lì àti orúkọ Dáníẹ́lì tí ẹlẹ́mìí òkùnkùn tó ń jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí a wá yí padà sí Dáníẹ́lì. In trying to make your husband look in the same direction with you. Nínú pípìyànjú láti jẹ́ kí ọkọ yín kó wo ọ̀nà kan náà níbi ẹ̀yìn tí ń wò. You should not bring any risk between you and him. Ẹ má ṣe jẹ́ kí ìjà tó ṣẹlẹ̀ láàárín ẹ̀yin àti ọkọ yín. Please pray until both of you reach a point of mutual agreement. Ẹ gbàdúrà títí ẹ̀yin méjèèjì ṣẹlọ fi wá ní ìpinnu ọ̀kan náà. On the benefit of godliness, godly hope and godly name. Lórí àwọn èrè tó ń bẹ nínú àwọn orúkọ ti Ọlọ́run. Pray until you are assured of that godliness. ìdánilójú. Amen. Àmín. Now, this question is very short. Ìbéèrè yóò kúrú. But somehow, uh, very instructive for us to take it. My wife is not submissive. Ìyàwó mi kò ní ìtẹ́ríba. And she dislikes my family. Bẹ́ẹ̀ni kò tún fẹ́ràn àwọn ìdílé mi. She, she dislikes my family members. Kò fẹ́ràn àwọn mọ̀lẹ́bí mi. In this case, what do I do? Nínú bí ọ̀rọ̀ ti rí yìí, kí wá sí ṣe? First of all, we should make the observation known that issue of non-submission. Ní àkọ́kọ́, a fẹ́ ṣe àkíyèsí ṣe eléyìí pé ọ̀rọ̀ wípé ènìyàn kò ní ìtẹríba tó is being raised more by men these days. Àwọn ọkùnrin ló máa ń sábà sọ púpọ̀ púpọ̀ báyìí. This is not to say that some of these claims by men are not justified. Èyí kì wá ṣe pé púpọ̀ nínú àwọn nǹkan tí ọkùnrin sọ yìí kì wá ṣe ohun tí ó rí bẹ́ẹ̀. Indeed, some women are just too difficult and uncompromising. Lọ́sítọ́ àwọn obìnrin òmíràn wà tó ṣe wípé wọ́n máa nira púpọ̀ bẹ́ẹ̀ ni wọn kì ní ìtẹríba. However, the Bible standards on basis that uh, by Ephesians 5:21. Àmọ́ àgbékalẹ̀ ti Bíbélì lórí eléyìí ó wà nínú ìwé Fẹ́sì orí karùn ìkọkànlélógún. The issue of submission is collective. It's mutual between you. Both of you must submit to one another. If you go to five, I mean Ephesians 5:21. Tí a bá lọ sí ìwé Fẹ́sì orí karùn ìkọkànlélógún, ọ̀rọ̀ ìtẹríba yìí ọ̀rọ̀ ohun àjùmọ̀sí ẹ̀yìn méjèèjì ni ẹ̀yìn méjèèjì lẹ́yìn láti ní ìtẹríba fún ara yín. Let husband and wife submit to one another Èyí tẹ́ máa tẹríba fún ara yín. In fear of God. Nínú ìbẹ̀rù Ọlọ́run. Now, it is because there is this lack of mutual um, respect for effective communication that we have this problem. Nítorí àìní àwọ̀ fún ara yín ni ẹ ṣe ní àwọn ìṣòro yìí. That is the main thing. Èyí gan ni ohun òkókó ti ibẹ̀. This lack of communication in relationship actually brings about the uh, issue argument as to why you are submitting or you are not submitting. Àìní ìfọ̀rọ̀ tó ní tó ọ̀rọ̀ tó dán mọ́rán, òun gan yóò máa ń farọ̀ wípé ìwọ ò ní ìtẹríba, tòun ò ní ìtẹríba. As husband, you must be practical encouragers. Gẹ́gẹ́ bí ọkọ, ẹ láti máa jẹ ẹni tó máa ń gbé tó máa ń wúrò lórí nílé ilé ìfẹ́ máa fi tó kìí ṣe. And being this, you must encourage your wife so that they can fulfill you as, as, as, a, as a man can fulfill your potential that God has for you. Àti gẹ́gẹ́ bí ọkọ, ẹ láti máa gba àwọn aya nínú ìyànjú láti lè mú àwọn àlùmọ́ọ́nì nù tí Ọlọ́run ti jù sínú yín fẹ́. Luckily for us. Ewa dára fún wa. I'm including myself. Àti èmi pàápàá. This uh, potential is already deposited in the life of the woman. Àwọn àlùmọ́ọ́nì wọ̀nyí gan ni a ti jù sínú ayé obìnrin. So you take it free of charge. Nítorí lọ́fẹ̀ẹ́ ni a ní. Wives are God sent because they can build the desired character àwọn aya wọ́n jẹ́ àwọn tí ọlọ́run rán sínú ayé ènìyàn nítorí wọ́n lè jẹ́ kí ìwádìí ọlọ́run tó wù jáde nínú ayé ènìyàn. into the life of their husband. nínú ayé àwọn ọkọ wọn. indeed they are catalyst to what God wants you to be. wọ́n jẹ́ àwọn tó máa ń ran ènìyàn lọ́wọ́ láti di ohun tí ọlọ́run fẹ́ kí ènìyàn jẹ́. so having said this. nígbà tí a ti wá sọ gbogbo wọ̀nyí. we would like to know in which aspect of your relationship Is your wife not submissive? Ní àwọn wá fẹ́ mọ abala ìbáṣepọ̀ yín tí ọkọ sí aya yín kò ní ìtẹríba tó. And why you have concluded she does not like your family? Àti òǹpinnu ìdí ti ṣèpinnu wípé aya yóò fẹ́ mọ̀lẹ́bí yín kò fẹ́ràn rẹ̀. There seem to be some curious relationship between you saying that your wife is not submissive and your family not liked by her. ó dàbí tí àwọn nǹkan kan ṣẹlẹ̀ láàrin ẹ̀yìn tẹ̀ sọ ìyàwó yín kò sí ìtẹ́ríba tó kò sì wá fẹ́ràn àwọn mọ̀lẹ́bí yín. you must be very very careful. ẹ ní láti kí ìsara púpọ̀ púpọ̀. you may want to feel ó ṣe ṣe lè fẹ́nu wa. at your ministry. ní ìdílé aláyọ̀. but remember. àmọ́ ẹ rántí o. you are the promoter. ẹ̀yin gan-an ẹni tó máa ń gbé sókè. and the you know chief marketing officer. Àti ẹni tó máa máa sọ ọ̀rọ̀ níbi ó ti tó àti bí ó ti yẹ. Of your marriage. Ti ti ìgbéyàwó yín. We are expecting you for further clarification. A ò máa retí yín láti tún sọ̀rọ̀ fún yín sí. But if your issue is that of wanting your wife to compromise on the fact of your faith. Àmọ́ bó bá jẹ pé ọ̀rọ̀ tuntun yóò ẹgbẹ́ jẹ́ kí aya yín tí ó gbọ̀n jẹ̀jẹ̀ nípa ìdúró yín lórí ìgbàgbọ́. If why you are accusing your wife. Bó bá jẹ pé she is not compromising on the fact of the faith, the faith you have. Bó bá ṣe ń pé ìyàwó yìí kò fẹ́ pọ̀ jẹ̀jẹ̀ lórí ìgbàgbọ́ ní sí ẹ̀yìn ní. I think there is need to see us. Mo lérò wípé èrèdí wà fún yín láti wá rí wa. And let us reason together. Kí a sì jùmọ̀ gbèrò papọ̀. May God bless you. Ọlọ́run yóò bùkún yín. Praise the Lord. Hallelujah. I have three questions here. A ní ìbéèrè mẹ́ta níhìn-ín. The first question says. Ìbéèrè àkọ́kọ́ wípé. Sir. Alàgbà. My mother is eighty years old. Ìyá mi ti jẹ́ ọmọ ọgọ́rin ọdún. And she is the second wife. Àwọn sì ni ìyàwó kejì. My father is late. Bàbá ti kú. And the fourth wife is also late. Ìyàwó àkọ́kọ́ náà ti kú. Can she be considered as a stolen wife? Àwọn lè máa sọ wípé aya tó gbé ni aya kejì nù. If yes. Tó bá wá rí bẹ́ẹ̀. What can we do? Kí ló ń ta wá lè ṣe sí i? As believers. Gẹ́gẹ́ bí onígbàgbọ́. Or servants of God. Tàbí ìrànṣẹ́ Ọlọ́run. To correct this. Láti lè ṣàtúnṣe èyí. Since the children of this mama. Ìgbà tí àwọn ọmọ ìyá yìí are believers. Tí wọ́n jẹ́ onígbàgbọ́. We want to assume. Àtọ́wá gbà wọ́n pé. That Mama too is a Christian. Iṣẹ́ Kìrìsìtẹ́nì ni màmá ń ṣe. But she entered into a presumptuous things of adulthood. Ṣùgbọ́n wọ́n tún wá wọ ẹ̀ṣẹ̀ àgbèrè lọ. She went in between the husband and the original owner. Wọ́n lọ nígbà tó mọ̀ pé ọkọ yìí ti ìyàwó kan tẹ́lẹ̀ rí. No woman We want to have a lady in the house. Definitely the first woman will not be happy. In other words. Mama went and saw a man's husband. Ìyá She is not a stolen wife. However. Since the husband. That she stole. Ìtọ́jú. And the woman. Obìnrin yìí. Are no more alive. Kò wá sí láàyè mọ́. She has to do the following. Ohun tó yẹ kí wọ́n ṣe rèé. But our children. Àwọn ọmọ tó jọmọ wọn gan. That are servants of God. Lọ́jọ́ ìrántí Ọlọ́run. We have to assist her. Wọ́n á ràn wọ́n lọ́wọ́. First. Lákọ̀ọ́kọ́. She must repent before God. Sọ́gbọ́dọ̀ ní ìrònú tí wàdà níwájú Olúwa. Because she has done that which is not right. Nítorí ohun tí kò tọ́ ni wọ́n ṣe. Secondly. Èkejì. She must ask for forgiveness. Ọgbọ́dọ̀ bẹ̀rẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. For going in between the man and the woman. Nítorí wọ́n lọ láàrin ọkọ àti aya tó ti fẹ́ra tẹ́lẹ̀ rí. Thirdly. Ẹ̀kẹta. Let the children. Kí àwọn ọmọ. Lead mama to Christ. Kí wọ́n jẹ́ kí màmá ọmọ Kristi. Let her cry for mercy of God. Tí wọ́n ké tọ Ọlọ́run lọ, wọ́n bẹ̀bẹ̀ fún àánú. At this age of mama. Nígbà tí wọ́n ti pé ọdún tọ́wà yìí. Her goal. Ohun tó yẹ kó máa lépa. Is to make heaven. Ìlépa wọn ni láti rí ọ̀run wọ̀. So the children. Àwọn ọmọ wọn. Need to be with her. Wọ́n gbọ́dọ̀ máa wà láyìíká wọn. Regularly. Lóòrèkóòrè. Teach her the word of God. Wọ́n máa wọn ní ọ̀rọ̀ Ọlọ́run. Pray with her. Wọ́n máa gbàdúrà pẹ̀lú wọn. And let her be sub, uh, submit herself totally. Kí àmàdé jọ̀wọ́ ara wọn fún Ọlọ́run. In the fear of God. Ní ìbẹ̀rù Olúwa. And she must realize. Ó gbọ́dọ̀ wá rántí pé. That as she has done that. Gẹ́gẹ́ bí a ṣe wá ń sọ lọ. All things must pass away. Ohun àtijọ́ gbọ́dọ̀ kọjá lọ. And let us see ourselves becoming a new creature. Wọ́n máa ríra wọn gẹ́gẹ́ bí ẹ̀dá tuntun. According to Second Corinthians five Gẹ́gẹ́ bí ìwé Kọ́rẹ́tì kejì orí karùn-ún ẹ̀sẹ̀ kẹtàdínlógún ṣe yí. Praise the Lord. Ṣé hallelujah. The second question goes on. Báyìí ni ìbéèrè kejì ṣe lọ. In June two thousand and fifteen. Ní oṣù kẹfà ọdún two thousand and fifteen. My husband and I got married. Òun lè ní àtọkọ mi ṣègbéyàwó. Traditionally lọ́nà tìbílẹ̀. we did not have money. kò sówó ń gbà yẹn. to do wedding. láti ṣe ìgbéyàwó. we invited an ordained pastor. a pé olùṣọ́àgùtàn wá. with family members. pẹ̀lú àwọn mọ̀lẹ́bí. and the family blessed us. wọ́n sì gbàdúrà pẹ̀lú wa. and we also did court marriage. a sì ṣe ìgbéyàwó sílé ẹjọ́. is our marriage. ṣé ìgbéyàwó yìí. accepted before God. ó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú olúwa. since we did not go to church for proper wedding. Nígbà táà sì lọ sí ilé ìjọ fún ìgbéyàwó tí ó tọ́. She now said no. Wọ́n ti wá gbé ká mọ̀ o. There was no sex before the marriage. Kò sí ìbálòpọ̀ láàrin wa ká tó ṣe ìgbéyàwó. It is very very obvious. Ó jẹ́ ohun tó hàn kedere. That this sister. Ìṣe arábìnrin yìí. Did not go to marriage committee. Kò lọ bá àwọn ìgbìmọ̀ ìgbéyàwó. For counseling. Fún ìgbaninímọ̀ràn. And for training. Àti fún ìdánilẹ́kọ̀ọ́. If she has done so. Tó bá jẹ́ wọ́n ti ṣe bẹ́ẹ̀. You will have realized. Wọ́n á ti That you don't need plenty of money. Ẹ ò nílò owó tó pọ̀. You don't need plenty people. Ẹ ò nílò èrò tó pọ̀. Before you get married. Kó tó di pẹ́ ìgbéyàwó. If your husband. Tó bá jẹ́ ọkọ yín gan. Have all the essentials. Tó bá ti rí gbogbo. That he needs to have. Èyí tó tọ́ having a job. wọ́n ní iṣẹ́ tó dára. an account. wọ́n ní ilé ìfowópamọ́ sí. a house to live in. wọ́n ní ilé tó ń gbé. and the woman too is having a job. tí obìnrin náà níṣẹ́ lọ́wọ́. she doesn't have to spend so much money. kò nílò owó tó pọ̀. for her to come and do wedding in the church. láti wá ṣe ìgbéyàwó ní ìjọ. our father in the Lord even told us. bàbá wa ní olúwa ti fi tó wa létí. that four people. Títí àwọn ènìyàn mẹ́rin ènìyàn méjì. They are okay. Ọ̀bì tó. To be in the congregation for your marriage. Láti wà láwùjọ fún ìgbéyàwó yín. However. Lọ́nà kan náà. Since you have done all those three. You have fulfilled all righteousness. Ìgbà tẹ́bi ṣe mẹ́ta wọ̀nyí. You have done the first marriage. You did the traditional wedding. And an ordained pastor have blessed you. Kọ́dà olùsọ́ àgùntàn ti bò fún yín. You are in order. Ìyẹn wà pa very in order. Ó dára bẹ́ẹ̀. But for other people. Fún àwọn ẹlòmíràn. It is necessary. Ó ṣe pàtàkì. For us to know. Fún wa láti mọ̀. That. Wípé. If you are born to the court to get the marriage license. Ẹ bá ti lọ sí ẹjọ́ láti gba ìlú. And bring it to the marriage committee. Ẹ wá fún ìwé ẹ̀rí ìwá fún àwọn ìgbìmọ̀ ìgbéyàwó. It is in the history of the church. A wà nínú ìrántí nínú ìwé ìjọ. That you had you got a marriage certificate in the church. Ìgbẹ́ ti gba ìwé ẹ̀rí ti gbéyàwó nínú ìjọ. Praise the Lord. Ẹ ṣe hallelujah. The first question ṣe. Ìbéèrè kẹta wípé. If a woman. Tí obìnrin bá wà. Is rated. Wọ́n fún un lóyún. By a man. Ọkùnrin kan fún un lóyún. And they did not marry each other. Wọ́n wá fẹ́ ara wọn. Is this a sin without marriage? Èyí wá jẹ́ ìṣẹ̀dí láì ṣe ìgbéyàwó. This is a simple question. Ìbéèrè tó rọrùn yóò jẹ́. With a simple answer. Pẹ̀lú ìdáhùn tó lọ tààrà. It is a sin. Ẹ̀ṣẹ̀ ló jẹ́ o. God hates this act. God hates. Ọlọ́run ó kórìíra. Ìṣe bẹ́ẹ̀ Ọlọ́run kórìíra rẹ̀. Let us look at First Corinthians six. Ẹ jẹ́ àwòrán Kọ́ríńtì kìíní. Verse Orí kẹfà ẹsẹ̀ kẹtàlá. First Corinthians 6, 13 and 16. Ìwé Kọ́ríńtà sí ní orí kẹta ẹsẹ̀ la. It says. Ó wí pé. Meat for the belly and and belly for meat. But both are destroyed, both eat and then. Now, body is not for fornication, but for the Lord, and the Lord for the body. Oúnjẹ fún iná àti inú fún oúnjẹ, ṣùgbọ́n Ọlọ́run yóò fi òpin sí i àti inú àti oúnjẹ ìbọn ara kìí ṣe ti àgbèrè bí kò ṣe fún olúwa àti olúwa fún ara. Verse six says. Ẹsẹ̀ jẹ́ ẹ̀dínwó oúnjẹ tàbí. No ye not. Ẹ̀yin kò mọ̀ pé. That he which is trying. Ẹni tí ó bá dàpọ̀. To a harlot. Fún àgbèrè. Is one body. Ó di ara kan. For two. Nítorí. Thirty. Tó ń ta àwọn méjèèjì. Tàbí one flesh. Àwọn méjèèjì ní òsì ara kan. So the time you have committed sin. Arábìnrin ti dá ẹ̀ṣẹ̀ o. You have to repent of your sin. Ẹ ronúkú ọ̀dà kúrò ní ẹ̀ṣẹ̀ yìí. Ask God to forgive you. Ẹ ti ṣe olúwa dáríjì And ask and seek for the purpose of God for your life. Ẹ sì wá ojú olúwa àti èrèdí rẹ̀ fún ayé yín. And pursue it vigorously. Ẹ sì máa lépa rẹ̀ dáadáa. And do not go back to your fault. Ẹ máa God will help you. Ọlọ́run á ràn lọ́wọ́ ní orúkọ ńlá Jésù. Praise the Lord. Ẹ hallelujah. Praise the Lord. Hallelujah. We have about four questions here. A ní ti àwọn ìbéèrè náà níbí. This one goes like this. Is child adoption biblical? And the second part of the same question says. What should a brother do if his wife adopts a baby officially. Kìnìún tí ọkọ ṣe tí ìyàwó rẹ̀ bá lọ gba ọmọ tọ́ lábẹ́ òfin. Without the brother's knowledge or consent. Lálẹ́ ìjẹ́ pé ọkọ rẹ̀ fọwọ́ sí tàbí ó mọ̀ nípa rẹ̀ tẹ́lẹ̀. The answer to the first part of the question is this. Ìdáhùn sí ìbéèrè àkọ́kọ́ ni pé. Child Adoption is biblical. Láti gba ọmọ tọ́, ó ní ìfẹsẹ̀múlẹ̀ nínú Bíbélì. Number one. Ìkíní. Esther was adopted by Mordecai. Ọmọ tí a gbà tọ́ ni Ẹ́sẹ̀rì jẹ́ fún Mordecai. You find out in Esther two seven. A lè rí ilé nínú ìwé Ẹ́sẹ̀rì oríkejì ẹsẹ̀ Number two. Ìkejì. Eh, Pharaoh's daughter adopted Moses ọmọbìnrin Fáráò ó tún gba Mósè tọ́. You find out in Genesis 2:10. A rẹ̀ lè nínú Genesis orí kejì ẹsẹ̀ Number three. Kẹta. God also adopted us in Christ Jesus. Ọlọ́run pàápàá ó gbà wá gẹ́gẹ́ bí ọmọ nínú Kristi Jésù. So if the Lord is moving your heart towards adoption. Nítorí náà tí Ọlọ́run bá ń fọwọ́ tọ̀ ọkàn wa láti gba ọmọ tọ́. You can confirm the leading and you can go ahead. Ẹ lè tẹ̀sẹ̀ ilé ìmúlẹ̀ tẹ̀sẹ̀ tẹ̀síwájú. The second part of question one. Apá kejì ìbéèrè àkọ́kọ́. What should a brother do if his wife adopts a baby officially without the brother's knowledge or consent? Kí ni kí arákùnrin yìí kí ó ṣe nígbà tí ìyàwó rẹ̀ bá gbọ́ ọmọ tán lábẹ́ òfin tí kò sì fi sí ọkọ rẹ̀ létí? The answer is this. Dáhùn rẹ̀ ni pé. What the sister did was not proper. Nǹkan tí alábìnrin náà ṣe kò tọ̀nà rárá. Both parties ought to have taken the decision together. Àwọn méjèèjì ni wọ́n gbọ́dọ̀ sí jùmọ̀ gbàgbọ́ nínú eléyìí kí wọ́n sì fohùn ṣọ̀kan lórí rẹ̀. But it is recommended that the brother should forgive his wife. Ṣùgbọ́n à ń dá alábàá pé kí arákùnrin náà kí ó forí jì aya rẹ̀. And both of them should go ahead and raise the child together in love. Ṣé àwọn méjèèjì sì sì ìmọ̀ ṣọ̀kan láti tọ́jú ọmọ náà nínú ìfẹ́? The brother should always remember. Ṣé arákùnrin náà máa rántí pé? That it is not the child's fault that he got adopted by his wife. Kì í ṣe ẹ̀bi ọmọ náà wípé ìyàwó rẹ̀ ó lọ gbà á tọ́. Praise the Lord. Hallelujah. Question number two. Bẹ́ẹ̀rẹ̀ kejì. Can we then say that all those children born in marriages conducted before the advent of the gospel and pastors, for instance, in Nigeria, are bastards? Ǹjẹ́ àwa lè fi ìdí rẹ̀ múlẹ̀ pé gbogbo àwọn ọmọ tí a bí kó tó di pé ìyìn rere ó fi ẹsẹ̀ múlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ǹjẹ́ àwa lè fẹ́ pé gbogbo àwọn ọmọ tí a bí kó tó di pé àwọn olùṣọ́ àgùntàn bẹ̀rẹ̀ iṣẹ́ tá lórílẹ̀-èdè Nàìjíríà jẹ́ ọmọ àlèbí. They are not bastards, please. Wọ́n kì í ṣe ọmọ àlè ẹ Because marriages were conducted before the parents started living together. Nítorí pé a gbọ́dọ̀ ṣe ìgbéyàwó kó tẹ̀lé pé òbí wọ̀nyí wọ́n bẹ̀rẹ̀ sí ní jọ gbé. Traditional marriages are legal. Ìgbéyàwó ní ti ìbílẹ̀ ó ní ìfọwọ́sí òfin. Therefore, any children born into such marriages are not bastards, they are proper children. Nítorí náà, ọmọ tí a bá bí sínú sẹ́ ìgbéyàwó bẹ́ẹ̀ wọn kì í ṣe ọmọ àlè, ọmọ tí a bí ní ọ̀nà tó tọ̀nà ni wọ́n. But when such parents get born again and give their lives to our Lord Jesus Christ. Ìmọ̀ tí ní àti irúfẹ́ àwọn òbí náà tó ń bá fi ayé wọn fún Jésù Kristi. They should quickly contact the leaders of the church of Jesus Christ so that they have correction marriage down. Kí wọ́n tọ̀ àwọn adarí ìjọ lọ kí wọ́n lè ṣègbéyàwó wọn ní ọ̀nà tó tọ́ fún wọn. And also so that they will receive strong prayers of servants of God for God's blessings to fall upon the home. Tí wọ́n sì lè rí àdúrà èyí tí nínú Jésù Kristì gbà látẹnu àwọn òjíṣẹ́ Ọlọ́run kí ìbùkún Ọlọ́run tó lè wọnú ayé wọn sí. Question three. Ìbéèrè kẹta. I am from a polygamous home. Láti ìdílé oníyàwó púpọ̀ ni wọ́n ti wá. Of four wives and fifteen children. Ìgbéyàwó tó ní aya mẹ́rin àtọmọ márùndínlógún. My mom is the fourth wife. Ìyá ẹni tó kọ̀wé ni ìyàwó kẹrin. My mom was married without pastoral blessing and my dad is late now. Wọ́n ṣe ìgbéyàwó lọ́nà ìgbà ìbùkún olùṣọ́ àgùntàn. Bàbá wọn pàápàá ó ti kú báyìí. Please, do I stand to have any spiritual effect in my life as a result of that? Ǹjẹ́ ràbọ̀ràbọ̀ nípa ti ẹ̀mí ò lè dé bá wọn látàrí eléyìí bí? The answer is this. Ìdáhùn rẹ̀ ni pé. Yes, you have negative spiritual effect as a result of that nítòótọ́ ràbọ̀ràbọ̀ ní bí ọ̀nà tí kò dára ó wà lórí eléyìí Anybody from polygamous background has a lot of negative effects. Ẹnikẹ́ni tó bá wá láti ìdílé tí a jọ, ó ní ràbọ̀ràbọ̀ tí ó le ní ọ̀nà tí kò tọ̀nà lórí ayé ẹni Therefore, you need to submit yourself to constant deliverance prayer covering the areas as follows. Nítorí náà, ẹ gbọ́dọ̀ lọ fún ìtúsílẹ̀ tí ó lè hàn án rán pàápàá nígbàdégbà láti lè dáàbò bo àwọn wọ̀nyí. prayers against polygamous witchcraft. Agbára lòdì sí àwọn àjẹ́ ìdílé olórogún. Prayers against spirits of backwardness. Agbára lòdì sí ẹ̀mí pípadà sẹ́yìn. Prayers breaking curses and evil covenants. Agbára láti pa ìgún àti májẹ̀mú rẹ́. Prayers destroying charms, disease, invocations and enchantments. Agbára láti pa ìfàyà àti ògùn àti ìbọ̀dì àti ògèdè lòdì sí yín. Jinxes and divination. Agbára láti fọ́ gbogbo ìbọ̀dì àti àṣẹ òun ọkọ̀. You need to pray consistent foundational prayers. Ẹ gbọ́dọ̀ máa gbàdúrà ìpìlẹ̀ nígbà gbogbo. You must pray carrying out war against familiar spirits that dwell in that polygamous family foundation. Ẹ gbọ́dọ̀ kéde ogun lòdì sí ẹ̀mí ènìyàn tó ń ṣiṣẹ́ nínú ìdílé náà. You must keep on praying against these forces until you see positive results in your life. Ẹ gbọ́dọ̀ máa tẹ̀síwájú láti máa gbàdúrà lòdì sí àwọn ẹ̀mí burúkú yìí títí ó fi rí wípé ẹ ti bọ́ nínú rẹ̀. Question number four. Ìbéèrè kẹrin. Please help me, sir. Ẹ jọ̀wọ́ ẹ ràn lọ́wọ́. I have been a stolen wife for many years now. Ìyàwó tí wọ́n jí gbé lọ́pọ̀ ọdún ni wọ́n jẹ́. And it has not been peaceful with me in the home. Kò àlàáfíà nínú ìdílé wọn fún un. After about five years of on and off and on stay with a man. Lẹ́yìn lílọ bíbọ̀ nínú ìgbéyàwó náà pẹ̀lú ọkùnrin yìí. We finally broke up last four years. Wọ́n wá pínyà níbi ọdún mẹ́rin sẹ́yìn. Now, last year, September, God started talking to me about going back into that marriage. Láàárín oṣù kẹsàn-án ní ọdún tó kọjá, Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní fọwọ́ tọ ọkàn wọn láti padà sínú ìgbéyàwó wọn. Though I was not born again before going into the marriage at first. Bó tilẹ̀ jẹ́ pé wọn kì í ṣe àtúndí tó wọnú ìgbéyàwó yìí. Now we have been trying to make the right correction, but things are not coming up, and where I am staying presently is not convenient for the three children I have for this man. Wọ́n wá ti ń gbìyànjú láti mú kí ohun gbogbo dánmọ́rán ṣùgbọ́n pàápàá gbogbo rẹ̀ kò sí ìṣe bí wọ́n ti ń fẹ́. Ibi tí wọ́n ti lẹ̀ ń gbé pẹ̀lú àwọn ọmọ wọn mẹ́tẹ̀ẹ̀ta pàápàá kò tẹ́ wọn lọ́rùn. And the children are not going to school. Àwọn ọmọ wọ̀nyí wọn kò sì lọ léèwé. Now a man of God advised we seek my parents' blessings and go into the man's house back òjíṣẹ́ ọlọ́run kan wá gbà wọ́n ní ìmọ̀ràn wípé kí wọ́n lọ gba àdúrà òbí kí wọ́n sì tẹ̀síwájú lọ sínú ìgbéyàwó náà. So that the children can start going to school. Kí àwọn ọmọ wọ̀nyí lè tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wọn. And then we plan on the correction of our uh, marriage. Wọ́n sì ń gbìyànjú láti ṣe àtúnṣe ìgbéyàwó wọn. Sir, what do I do? Please help me. Ẹ jọ̀wọ́ kí ni kí n ṣe ẹ̀ràn mi lọ́wọ́? This is the answer, sister. Ìdáhùn rèé arábìnrin wa. The man should go and pay your bride price. Kí ọkùnrin yìí tí ó lọ sanwó orí yín lákọ̀ọ́kọ́ náà. To your parents. Fún àwọn òbí yín. And do all that is involved customarily. Tí wọ́n sì ṣe ohun gbogbo tí ó yẹ lábẹ́ òfin. After that, you need to see the marriage committee for arrangement. Lẹ́yìn èyí tẹwárí àwọn ìgbìmọ̀ tí ń bójútó ìgbéyàwó nínú ìjọ. For correction marriage. Fún àtúntò ìgbéyàwó yín. This should come first before you can pack in to live with him. Ilé ilẹ̀ gbọ́dọ̀ kọ́kọ́ ṣe kó tó di pé ẹkẹ́rù yín wọnú ilé ọkọ yìí. With your children. Pẹ̀lú àwọn ọmọ yín. God help you as you obey. Ọlọ́run àrùn ìlọ́bẹ̀ ó ti máa gbọ́ ọ̀sìn. In Jesus' name. Lórúkọ Jésù. Praise the Lord. Ẹ ṣe hallelujah. We have some questions here. A ní àwọn ìbéèrè díẹ̀ níbí báyìí. The first one wants to know how much can it cost to pay marriage dowry? Níbi báyìí fẹ́ mọ eye tí à ń san nínú owó orí. And similarly, somebody wants to know whether you should accept everything that is uh, given to you in the marriage list ẹlòmíràn tí wọ́n ń bèrè wípé ṣé ohun gbogbo tí wọ́n bá kọ sílẹ̀ wípé kí ènìyàn kó pèsè fún ìgbéyàwó náà ni kí ènìyàn kó pèsè rẹ̀. What you say as dowry depends on the family of your bride and what obtains in that culture. Ohun tí ẹ máa eyín owó tí ẹ máa san ó ní ṣe pẹ̀lú ìdílé tí ẹ fẹ́ sanwó fún ṣíṣe ìdílé àwọn ìyàwó. However, as a Christian, when you are giving a gift gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì tí wọ́n bá fún wa ní àwọn ìwé àwọn ohun tí wọ́n fẹ́ gbà gẹ́gẹ́ bí ti ìgbéyàwó. And there are things there that will is against your faith. Tó sì ní àwọn tó wà níbẹ̀ tó jẹ́ tó lòdì sí ìgbàgbọ́ wa. Like alcohol. Gẹ́gẹ́ bí àwọn tí líle. Sometimes kola nut. Bóyá obì. You will have to negotiate with your in-laws. Ẹ gbọ́dọ̀ dúnàdúrà pẹ̀lú àwọn àna yín. Especially when they are not believers pàápàá nígbà tó bá jẹ́ pé wọn kì í ṣe onígbàgbọ́. and let them know that your faith will not allow you to pay such um, things or bring such things for the marriage ceremony. Ṣé ẹ sì jẹ́ kí wọ́n mọ̀ wípé ìgbàgbọ́ yín kò ní lè gbà yín láyè láti mú irú àwọn nǹkan báyìí wá fún ìdáná. Sometimes you need to pray them into agreement. Nà mìíràn ẹ nílò láti gba àdúrà tí wọ́n lè gbà pẹ̀lú yín. However, we can tell that you should not give them anything that is opposed to your faith. a sì wá ń gbà yín níyànjú wípé ẹ kò gbọ́dọ̀ fi ohunkóhun sílẹ̀ tí ẹ mọ̀ wípé ó lòdì sí ìgbàgbọ́ yín. especially our brethren that are sometimes asked to carry palm wine and things like that. pàápàá àwọn ará wa tí wọ́n sọ pé kí wọ́n mú ẹmu wá. praise the lord. hallelujah. another question here says under what circumstances is it all right?" to marry a divorcee. ẹnìkan bèrè nígbà yìí pé lábẹ́ àkóso wo ni ó tọ́ láti lè fẹ́ ẹni tó ti ní ìkọ̀sílẹ̀. The Bible does not cite any circumstance under which any divorcee can remarry. Bíbélì kò sọ nípa pé Bíbélì kò fi ìlànà rẹ̀ sílẹ̀ wípé tí ẹni tí a ti tó ti kọ ìyàwó tàbí ọkọ sílẹ̀ tó ṣe ìgbéyàwó mìíràn. The Bible does not leave us in doubt of the status of a divorcee that remarries bíbélì kò fi wá sínú òkùnkùn nínú ipò tí ẹni tó bá ti ṣe tó bá wà ní tó bá wà ní ìkọ̀sílẹ̀ ipò tí ẹni bẹ́ẹ̀ wà. In Matthew chapter five verse thirty-two. 32, nínú ìwé Matthew orí karùn-ún ẹsẹ̀ kejìlélọ́gbọ̀n, Jesus specifically says, Jésù Kristì sọ ní pàtó. But I say unto you. Ó lè ní wí fún yín. Whosoever puts away his wife. Ẹnikẹ́ni tí ó bá kọ aya rẹ̀ sílẹ̀. Pay for the cost of fornication. Nípa ti àgbèrè and marries another one. Ó sì fẹ́ ẹlòmíràn. Commit adultery. Irú ẹni bẹ́ẹ̀ ó ṣe panṣágà. And also in Matthew chapter nine about chapter nineteen verse nine. Bákan náà nínú ìwé Matthew orí kọkàndínní ogún ẹsẹ̀ kẹsàn-án. A man who also puts away his wife. Ọkùnrin tí ó bá kọ aya rẹ̀ sílẹ̀. And marries another. Tó sì fẹ́ ẹlòmíràn. Commit adultery. Ó ṣe panṣágà. Apostle Paul also. Apostle Paul in 1 Corinthians 7. Nínú ìwé Kọ́rìntì tí ní orí keje, which has been read to us earlier. Eléyìí tí a ti kà fún wa síwájú 1 Corinthians chapter 7 verses 10 and 11. Nínú ìwé Kọ́rìntì tí ní orí keje ẹsẹ̀kẹ́ wàá sì ìkọkànlá rẹ̀. In fact, he says this is a commandment. Ó ní pé àṣẹ eléyìí not an advice. Kì í ṣe àbá, it's a commandment of the Lord, not of him Paul. Ó jẹ́ àṣẹ láti ọ̀dọ̀ olúwa kì í ṣe ti pọ́ọ̀lù. That unto the married. Wípé àwọn tí wọ́n ti ṣe ìgbéyàwó. I command. Mo pàṣẹ. Yet not I. Kì í ṣe èmi. Let not a wife depart from her husband. Bí ẹ̀yà tí ó bá ṣe fọ ọkọ rẹ̀ sílẹ̀, if she does depart, tí ó bá sì kọ́ sílẹ̀. Let her remain unmarried. Tí ó sì wà bẹ́ẹ̀ láì ìgbéyàwó mìíràn. For no circumstances. Kò sí ọ̀nà kankan. Is allowed for a woman tí a fi sílẹ̀ fún obìnrin that has been married. eléyìí tó ti ṣègbéyàwó rí. properly married. tó ṣe ìgbéyàwó lọ́nà tó tọ́. and decide to leave her husband. tó sì pinnu láti fi ọkọ rẹ̀ sílẹ̀. The counsel is that she should remain unmarried. Ìmọ̀ràn náà ni wípé ó gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ láì ṣègbéyàwó and also for the man. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ fún ọkùnrin, let not the man put away his wife. Tí ọkọ tí ó bá ṣe kọ aya rẹ̀ sílẹ̀, So the man too cannot remarry. Ọkùnrin náà kò lè ṣe ìgbéyàwó mìíràn. Also in Malachi 2 chapter in Malachi chapter 2 verse 16. know when Malachi oríkejì ẹsẹ̀ kẹrìndínlógún, God says, I hate divorce. Bíbélì Ọlọ́run sọ wípé mo kórìíra ìkọ̀sílẹ̀. I hate putting them away. Mo kórìíra kí a máa kọni sílẹ̀. So if God says divorce, tí Ọlọ́run bá kórìíra ìkọ̀sílẹ̀, he will then not give you an alternative. Kò ní fún wa ní àbá mìíràn for you to remarry. Láti lè ṣègbéyàwó mìíràn. Praise the Lord. Ṣé hallelujah. Another question says, Is ìbéèrè náà sọ wípé, Sir, I have been married, I've been living with my wife for twenty years. Mo ti ń gbé pẹ̀lú ìyàwó mi fún ọdún ogún ọdún. With four children. Pẹ̀lú ọmọ She was a Muslim when we met. Ó jẹ́ Mùsùlùmí nígbà tí a pàdé. And along the line I got born again seventeen years ago. Ní ìgbà tí a wá ti ṣe ìgbéyàwó ìtọ́ ní bí ọdún mẹ́tàdínlógún sẹ́yìn mo wá di àtúndí. We started coming together but sometimes she still claims to be a Muslim. Nígbà náà, àwa ń wá sínú ìjọ papọ̀ ṣùgbọ́n nígbà náà a máa sọ wípé Mùsùlùmí ni òun. I paid her dowry seven years ago. Mo ti san owó orí rẹ̀ ní ọdún méje sẹ́yìn. And we did court marriage. A ti ṣe ìgbéyàwó ní ilé ẹjọ́. What do I do? Kí ni ohun tó yẹ kí n ṣe? I want to have my marriage corrected. Mo fẹ́ kí ìgbéyàwó mi tó wà ní ọ̀nà tí ó tọ́. Can I still do marriage correction? Ǹjẹ́ ó sọnà fún mi láti ṣe àtúnṣe ìgbéyàwó? Without having fully born again. Láì ṣe pé arábìnrin yìí ó sì ti gba Jésù ní Olúwa tó olùgbàlà rẹ̀. The answer is this. Èyí ni ìdáhùn rẹ̀. Marriage in a Bible believing church. Ìgbéyàwó. Ìgbéyàwó nínú ìjọ tó gba Bíbélì gbọ́. is between two Christians. Ó gbọ́dọ̀ wà láàárín Kìrìsìtẹ́nì méjì. Two born again Christians. Àwọn méjì tí wọ́n ti di àtúndí. So there is a need for your wife to profess her faith in Christ. Ó wá tọ́ fún ìyàwó yín tí ó lè jẹ́wọ́ ìgbàlá rẹ̀, tí ó jẹ́wọ́ Jésù ní Olúwa tí ó ìgbàlá rẹ̀ before submitting herself for marriage correction. Kí afẹ́ ó fẹ́ lè jọ̀wọ́ ara rẹ̀ fún àtúnṣe ìgbéyàwó. They advise that you continue to pray for her. Àgbà yín nímọ̀ràn pé kí ẹ máa gbàdúrà fún. For the salvation of her soul. Fún ìgbàlá ọkàn rẹ̀. Once this is done. Nígbà tí ẹ bá ti ṣe èyí. Then she can then approach the marriage committee for marriage correction. Ẹ lè wá sí ọ̀dọ̀ àwọn ìgbìmọ̀ ìgbéyàwó fún àtúnṣe ìgbéyàwó yín. Another question says, a woman married her first husband and had two children for him. Ìbéèrè mìíràn sọ wípé obìnrin kan ó fẹ́ ọkùnrin àkọ́kọ́ ó sì di ọmọ méjì fún un. When he died, she married another man. Nígbà tí arákùnrin yìí kú, ó fẹ́ ẹlòmíràn. And had four children. Ó sì di ọmọ mẹ́rin fún un. The question is, ìbéèrè wá ní wípé none of these children want to come to church kò sí kankan nínú àwọn ọmọ wọ̀nyí tó fẹ́ wá sí ilé ìjọ. What can she do? Kí ni ohun tí arábìnrin yóò ṣe? This question is being asked on their behalf by a third party. Ẹlòmíràn ló ń bèrè ìbéèrè yìí fún àwọn tí nǹkan yìí ṣẹlẹ̀ sí. We do not know the status of this couple. A ò mọ irú ìgbé sí ìgbé ẹ̀jẹ̀ ayé tí àwọn lọ́kọláya ìtí wọ́n ń gbé. We don't know if the lady is born again. A ò mọ̀ bóyá arábìnrin yìí ó tilẹ̀ ti di àtúndí or the previous husband and then present husband. A ò mọ irú ipò tí ọkọ tó kọ́kọ́ fẹ́ àti ṣe èyí tó tún wá fẹ́ lẹ́yìn rẹ̀, a ò mọ irú ipò tí wọ́n wà. Because if the parents are not Christians, nígbà tí àwọn òbí tí wọn ò bá jẹ́ Kìsẹ́nì and the children have not been brought up in the way of the Lord. Tí wọn kò sì tọ́ àwọn ọmọ ní ọ̀nà Olúwa. It might be difficult to now convince them to start going to church now that they are adults ó lè nira láti lè máa sọ fún wọn wípé kí wọ́n máa wá sílé ìjọ nígbà tí wọ́n ti dàgbà tán. however bákan náà if the woman is born again. tí arábìnrin yìí bá ti di àtúndí. and she is fervent in the lord. tó sì ń ṣe takuntakun nínú olúwa her sanctification. ìsọjí mímọ́ rẹ̀ can affect her husband. ìwà mímọ́ ìsọjí mímọ́ rẹ̀ ó lè ran ọkọ rẹ̀. and also save her children. ó sì lè gba àwọn ọmọ rẹ̀ là. So we counsel that she will continue to pray. Àgbà nímọ̀ràn wípé kí ó tẹ̀síwájú láti máa gbàdúrà for the salvation of their soul. Fún ìgbàlá ọkàn wọn. And in, in her fervency in prayer. Nínú títakun nínú ṣíṣe takuntakun nínú àdúrà. Declaring the word of God for them. Tí ó máa ṣe ìjẹ́wọ́ ọ̀rọ̀ Ọlọ́run sí wọn. And claiming their life for Christ. Tó fi gba ayé wọn fún Kristi. No matter how far they have gone. Kò ní ti ṣe bí wọ́n ti lọ jìnnà nínú ayé tó. They will come back. Ó padà wá sínú Kristi. Praise the Lord. Okay, hallelujah. Lastly, ní àkótán, Sir, help me in this question. Ẹ jọ̀wọ́ ẹ ràn mí lọ́wọ́ nínú ìbéèrè yìí. I have married for seven years. Mo ti ṣe ìgbéyàwó fún ọdún méje sẹ́yìn. Now I realize that our marriage was not properly done. Mo ti wá rí mọ̀ wípé ìgbéyàwó ìyá kò ṣe ní ọ̀nà tó tọ́. After I come to hear the word of God. Lẹ́yìn ìgbà tí mo wá gbọ́ ọ̀rọ̀ Olúwa. The woman in question is not with me anymore. Arábìnrin tí mo ń sọ nípa rẹ̀ yìí kò sí pẹ̀lú mi mọ́. But there was issue that caused the separation. Ṣùgbọ́n ohun kan ló ṣẹlẹ̀ tó mú kí oníkálukú lọ ní tirẹ̀. I've gone to reconcile with her but she refused to accept. Mo ti lọ láti lè gbà padà ṣùgbọ́n kò gbà mí. And I have spoken to her parents. Mo sì ti bá àwọn òbí rẹ̀ sọ̀rọ̀ bákan náà. Her family as a whole. Àti ẹ mọ̀lẹ́bí rẹ̀. But they said they will not decide for her. Ṣùgbọ́n wọ́n sọ wípé àwọn kọ́ ni àwọn máa ṣe ìpinnu fún arábìnrin yìí. It is four years now. Ó ti tó ọdún mẹ́rin báyìí. Will I keep waiting for her? Ṣé màá ti dúró síbẹ̀ láti máa dúró dé ni? Or do I go for another wife? Àbí kí n lọ fẹ́ ìyàwó mìíràn? Because we have children. Nítorí pé a ti bí àwọn ọmọ. What do I do? Kí ni kí n ṣe? If you are properly married. Tó bá jẹ́ pé ẹ ti ṣe ìgbéyàwó lọ́nà tó tọ́. Like we have said before. Gẹ́gẹ́ bí a ti sọ tẹ́lẹ̀. Your only option. Ohun kan ṣoṣo tí ẹ nílò láti ṣe is to continue to pray. Òun ni láti máa gbàdúrà. But if there was no proper marriage. Ṣùgbọ́n tó bá jẹ́ pé kò sí ìgbéyàwó tí ó tọ́ láàrin yín. You were not married and just had children for you. Ẹ̀kan bímọ ni kò ṣe é fẹ́ ṣe ìgbéyàwó. Then you are free nígbà náà ẹ ó ẹ lè ṣe ẹ lè ṣègbéyàwó mìíràn. to seek for another woman. láti ẹ lè lọ láti wá obìnrin mìíràn. praise the lord. ẹ ti hallelujah. Be thou exalted, O Lord, above thine. Be thou exalted, O Lord, above thine. Let your glory be above. ti ojú wa. If you are in this service this morning. Ṣé bá wà nínú ìsìn òwúrọ̀ yìí? And you have a very very bad medical report. Ṣé èsì ilé ìwòsàn tí ó burú jáì tó wà ní ọwọ́ yìí? But you believe God. Bẹ́ẹ̀ ẹ̀sìn gba Ọlọ́run gbọ́. That there is someone known as the great Ìṣẹ̀lẹ̀ ẹ̀yìn kan Who does not need to do a surgery? To heal anyone. Who does not need to give a drug? Ẹnikẹ́ni tí ò kì í Find a way to this altar. Ẹ wá ọ̀nà. Ẹ wá sí ibi kan. And let the prayer you are going to pray this morning. Bí àdúrà ni ó Be bound by hope powers of darkness prayer. Ó jẹ́ àdúrà ó sì tó ṣe fún àwọn agbárò báibáì ó sì tó ṣe. and believe God. ṣe ti gba ọlọ́run lọ. and to leave the answer, and go back to your seat. torí pé àwọn ibi pẹpẹ tí ẹ̀yà ó padà lọ sórí ìdókòó yìí. problem tàbí no more. pé àwọn ìṣòro náà ẹ kì yóò rí o. this is a very very serious situation. ipò pàtàkì ní eléyìí jẹ́. if you do not have the faith to begin. ṣé ọba ní ìgbàgbọ́ fún ìwòsàn. don't come to the altar. ẹ má wá sí ibi pẹpẹ. but if you are believing God as a great but bọ́dẹ̀ máa ń gbọ́ ọlọ́run kó kájú oníṣègùn ńlá. that you will definitely touch you. pé ní dandan d dandan yóò fi ọwọ́ rẹ̀ Come to the altar and ask your faith in God. Ẹ wá sí ibi pẹpẹ kẹsì ní Everybody will raise up their voices with boiling anger. Gbogbo wa la fi ohun wa sókè pẹ̀lú ìbínú tó wà. Violently pẹ̀lú and with rugged determination. Can I hear the sister tell shouting this loud and clear? Ṣé àwọn obìnrin tó wà ní ìkan Problem! ìṣòro. mocking my God. tó ń tẹ̀sán ọlọ́run mi. kàmá yẹ ní sísọ ṣáájú ní. ẹ̀jẹ̀ tọ́kọ̀ láti kọ́ kíkẹ́ lẹ́yìn. Sister, your voice is not loud enough. I think if you try other than that, sisters, brothers, can I hear you roaring like thunder? Your time is up. Masepela kaya mo sentela mo kata.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 In Jesus' name we pray. Ní orúkọ Jésù la gbàdúrà.